إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúgbò fún ọlọ́mọba subhanahu wa ta'ala lórí orí ẹ̀mí orí islam orí pé a ń sálápán tètè bóò láti gbọ́ almanhajjú salafi bóò láti gbọ́ yí bóò ni àwọn ìpìlẹ̀ salafiyya bóò ni ó sì yí wa bóò láti jọ́sìn fún ọlọ́mọba subhanahu wa lórí ìmà lórí in sálàfù rere in wà lórí ẹ̀ àbẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bọ́ dẹjọ́ ọgbìn dé nígbàtí àwọn Ikhwanul Muslimin nígbàtán bá bá Sayyid Qutb lọ táwọn Tablighi tán bá Muhammad Ilyas al-Kandalawi lọ táwọn Sufi tán bá àwọn olórí wọn lọ Tijaniya bá Ahmad Tijani lọ Qadiriya bá Abdul Qadir lọ tí àwọn Ahmadiyya tán bá Ghulam Ahmad àbẹ̀lọ́wọ́ bá pé tó bá dọjọ́ ọgbìn o pẹ̀lú ìtẹ̀lójú ọ̀nà salaf káwa àwọn abubakar ni siddiq àwọn umar àwọn uthman àwọn ali àwọn sahaban nabi àwọn ni àpọ́lé àwọn alhassan albasri àwọn sa'id ibn al-musayyib àwọn alimam malik àwọn alimam shafi'i àwọn alimam sufyan àwọn al-awza'i àwọn imam ahmad ibn hanbal

ẹni tí ó sì tẹ̀lé lálkìyàmà ó jẹ́ nǹkan tó jẹ́ òkúkúdù lẹ́mì rẹ̀ pé àà ah, òun ní bùkátà sí pé kóhun mọ̀ bóò ni òun ó se wà lẹ́yìn àwọn ẹni yìí ní ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ tán bá sí ń dákọ̀ alkìyàmà ẹ̀rù ma ń bà nípa pé àà ah, kọ́ wá sí pé nígbà táwọn yẹn bá ń tẹ̀lé annabi sallallahu alaihi wasallam kọ́ wá sí pé Dhul Khuwaysira àbí àwọn ẹlòmínà nínú àwọn Khawarij ní kó wá máa tẹ̀lé kò fẹ́ bẹ̀ẹ̀ fẹ́mi ara rẹ̀ àbí nígbà táwọn yẹn bá ń tẹ̀lé annabi sallallahu alaihi wasallam lọ́jọ́ gbẹ́ndé àtàwọn tí Abu Lu'lu' àbí Abdullahi ibn Saba Abdullahi ibn Saba olórí àwọn ṣíyà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni ànù so ẹni tó bá yí pé ó bàbàrà alkiyama tóótọ́ ó sì máa ràn kan pé ah òun ò fẹ́ déwájú ọlọ́wọ́n bá kóhun tó wá kábàmà adúrúyà tó ń jẹ yìí nítorí ẹ̀sìn ọlọ́wọ́n bá adúrúyà tó ń jẹ nítorí kóhun bá fi kóhun bá fi lè máa mẹ̀lẹ́bí nínú owó àdúrà àwọn nǹkan tó dé bá wọn àdúrà àdánwò tó dé bá wọn lórí pé ah, òun fẹ́ ṣe súnnà sẹ́ tó wá sí ní láàánú pé àwọn kò tọ́ àtúrò kan wọ́pọ̀ gan àwọn tí wọ́n gẹ́yàn lọ́nà wọ́pọ̀ gan àwọn tí wọ́n ti ṣe ìtọ́nù tó ti kó sí wọn pé ah, ẹ̀yìn ní tún lò ولا تجد أكثرهم شاكرين so gẹ́ bí ṣetọ́nù ṣe sọ pé òun wà bá wọn sẹ́ láti wájú wọn àti lẹ́yìn wọn àti látàwọ́ ọ̀tún wọn àti látàwọ́ òsì wọn ìwọ́lọ́wọ́ bá òsì ní rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn mórí fún wọn so wọn ò ní mórí àwọn bọ́ọ̀lọ́wọ́ bá bó ibi àyípadà gbogbo ọ̀nà àyípadà wọn ò ní mórí bí wọ́lọ́wọ́ bá bó ṣe dáàbòbò súnnà nẹ́bí sallallahu alaihi wasallam kó bá kan bá fi lè máa tẹ̀lé wọn ò ní mórí pé ìwọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó tún wá gbé àwọn aṣíwájú fún wọn kalẹ̀ tí wọ́n máa tẹ̀lé wala tajida aktharahum ليس لك عليهم سلطان إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك منهم الغاوين so àwọn ẹrú mi lódodo àwọn ẹrú Ọlọ́run Ọba lódodo àwọn ibadallahi al-mukhlasin so àwọn ẹrú Ọlọ́run Ọba tí wọ́n tó wọ́n ṣetán láti fọ ẹ̀sìn Ọlọ́run Ọba mọ́ fún so àwọn tí wọ́n ní ikhlasi níbi pé ah, ìkìláàsì níbi níyà pé Ọlọ́run Ọba nìkan la máa jọ́sìn fún àti ìkìláàsì níbi pé ojú ọ̀nà táà fi ń jọ́sìn fọ́lọ́run àfọ̀hún náà mẹ́ so àwọn ẹrú Ọlọ́run Ọba yìí Ọlọ́run Ọba mọ̀ sáwọn èèyàn kakù pé àwọn in tí kàwọn ni pé kí lọ́nàbí wà lórí ẹ̀ gbogbo èèyàn bá sọnù gbogbo ni pé kí lọ́nàbí wà lórí ẹ̀ kí làwọn sálàfù wà lórí ẹ̀ kí làwọn sálàfù kúlé ni wàsíyà àwọn sálàfù èmi tí ń lọ o ṣùgbọ́n tí gbogbo yín bá fẹ́ láọ ọ̀dọ̀ wọn yí kẹdún nímọ̀ súnnà náàbí o kí ni wàsíyà náàbí gangan fúnra rẹ̀ eléyìí ìdí nìyẹn tí gbogbo ẹni tó bá ń wá òdodo tí a fi ń wò pé gbogbo àwọn Allah ta'ala kọ́nà ọba kó jogún ìfìláṣì fẹ́ni kọ̀ọ̀kan wa yóò fi jẹ́ ìmọ̀nà fún ẹni bẹ́ẹ̀ tí ó fi rí pé ah ibi tó dodo wà ní ibi tó yẹ kóhun tẹ̀lé ni náà in ta fẹ́ gbéyẹ̀wò lẹ́yìn bàtà ti sọ̀rọ̀ nípa àwọn hizbiyya ati ahzabu tán ati ìdítà fi lè máa bá àwọn ahzabu ṣe àtàwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ in tó kúta fẹ́ gbéyẹ̀wò náà ni pé ẹni tó wá fẹ́ wá jẹ́ sálàfí ń sìn bóò ló ṣe fẹ́ jẹ́ ok mo ti gbọ́ gbogbo ohun tẹ́ẹ̀sọ mo ti gbọ́ so mo fẹ́ jura mílẹ̀ mo fẹ́ jẹ́ sálàfí kí láwọn nǹkan tí ń fi jẹ́ sálàfí kí láwọn nǹkan tó rí pé tí bá ti ṣe wọ́n tí bá dún ní ma wọn títí tí fi kú gẹ́bí annabi sallallahu alaihi wasallam ṣe ń sọ fún wọn pé a ah, sadaqa ní pé aflaha in sadaqa gẹ́bá wọn yẹn ṣe wá bá annabi sallallahu alaihi wasallam pé a ah, annabi kí ló jọ́nà yẹn lórí wa annabi wọ́n ni wallahi lan azida ala ẹmọ wo àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ó ní nínú riwaya mi wallahi lan azida ala hadha wala al anqus fi àwọn larba ko tan ba nabi fi alon ayi ni fi nabi o a inni inni inni le kun lórí ele bẹ́ẹ̀ sì ni inni diko ewon ewon tawon anabi wọ́n sọ pé a ah, nígbà tó wá lọ nígbà tó bá wù kó wo ẹnìkan nínú àwọn aljanna waliyanzur ila hadha kó wo ìsẹ́lẹ̀ inú àwọn riwaya mi ànábì sọ pé aflaha in sadaq ó ti sórí tó bá jẹ́ olódodo tí ó bá lékún lórí ní tánàbí wà lórí àti ó sì díkù so tó wáyé pé èèmù yà ní tó yàn fẹ́ mọ̀ pé kí a ní mo ti gbọ́ mo ṣe ti rí èmì náà kí wá ní ojú ọ̀nà báyìí kí ni àwọn nǹkan tó ṣe pé tí n bá dì mú à ń jẹ sálàfí ń sì kó níbi àwọn ojú ọ̀nà àwọn anù ojú ọ̀nà bídá wọ́n bí sheikh ibn baz ọdí ọ̀rẹ̀ náà sí wọ́n bí sheikh ibn baz rahimahullahu ta'ala wà bá dáadáa yìí but text rẹ̀ láfẹ́ ká torí pé àwọn kan tá fẹ́ wò so but audio rẹ̀ náà wà ń bí so èyàn sì lè rí lórí mawqi'in bàbá lórí website wọn pé nabdhatun an ani da'wati salafiyya wa hayati sheikh muhammad ibn abdul wahhab ní pé ọ̀rọ̀ díẹ̀ nípa dáwà salafiyya àti ìgbésí ayé sheikh muhammad ibn abdul wahhab wọ́n bi bàbá wọ́n ní orídù nubdhatan ipé mo fẹ́ ọ̀rọ̀ díẹ̀ a ni da'awati salafiya nípa ìpèpè salafiya wa sheikhil islam àti àgbàfáànú islamu muhammad ibn abdul wahhab rahimahullahu ta'ala muhammad ibn abdul wahhab wani jazakumallahu khaira wọ́n kó bá sẹ́yìn lẹ́sẹ̀ náà dáa wọ́n ni bàbá fèsì wọ́n ni lẹ́yìn bá tí wọ́n ṣe bismillah tí wọ́n ṣe wọ́n ní sọ oríwọ̀ tó bá fẹ́ tẹ̀lé dáwà salafiyya ìtàn pè ní dáwà salafiyya hiya da'watu ila ma ba'atha Allahu bihi nabiyahu muhammadin muhammadan sallallahu alaihi wasallam wọ́n ní òun ní ìpèpè lọ sí bí nǹkan tí Ọlọ́run bá gbé annabi rẹ̀ muhammad alaihi salatu wasalam dìde hiya da'watu ila tamassuki bil qur'ani al-azim òun ní ma pèpè lọ sí káwọn èèyàn kí wọ́n di qur'an mú wa sunnati al-mutahhara àti súnnà nábi tó mọ́kànlá wọ́n wani hadhihi dáwàtò salafiyya wọ́n lè ní ni dawa salafiyya wani ni ila sayri ala almanhaji alladhi daraja alayhi rasul sallallahu alayhi wa sallam fi makkah wani ma pe pèpè lọ sí bí ojú ọ̀nà tí annabi sallallahu alayhi wa sallam múrin lórí ẹ̀ niba tó wà ní makkah thumma almadina madina madina min iblaghi dáwàtì ila al-muslimina wa ghayrihim ibi pé kíyàn máa ṣe dáwà fáwọn musulmi àtàwọn wọ́n ni tawjihu nasi ila alkhair kí ma dájú àwọn yà lọ sí bí dáadáa ta'alimuhum ma ba'atha Allahu bihi nabiyahu min tawhidillah ibi kí ma kọ́ wọn ní àwọn nǹkan tí Ọlọ́hun bá gbé annabi rẹ̀ dìde nínú tawhid Ọlọ́hun bá so tawhid lalakọ́ wal ikhlas lah àti kí ma ṣe ikhlas fọ́lọ́wọ́ bá wal iman àti iman bi rasulihi muhammadin sallallahu alaihi wasallam ìmánu pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́ba muhammad sallallahu alaihi wasallam wọ́n ni wa tarkil ishraki billah àti kíyàn gbéjù sílẹ̀ ìmá sorgún pẹ̀lú ọlọ́wọ́ba wal qiyami bima amara allahu bihi wa rasuluhu wọ́n ni àti kíyàn máa mú dúó kíyàn máa fi rìnlẹ̀ àwọn nǹkan tọ́lọ́wọ́ bá pàṣẹ rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ wọ́n ni wa tarku ma naha allahu anhu wa rasuluhu àti ìmá gbéjù sílẹ̀ àwọn nǹkan pàṣẹ rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ hadhihi hiya ad-da'watu as-salafiyyah eléyìí gangan ni وعليها درجة أصحاب النبي صلى الله عليه وسلم أريد أن يعوى صحاب النبي سيني للوري ونفى أصحاب النبي صلى الله عليه وسلم بعد وفاته ونعوى صحاب النبي صلى الله عليه وسلم لن يكور ونساروا على نهجه في الدعوة إلى توحيد الله ونواني لوري يجوانا النبي نبي كما يكبك سجوانا الله كما يكبك سيبي توحيد الله ونوى إنكار الشرك أتتكما تقويبو إكبلا الله وقوني ثم في الجسالة فيه tó wò pé bóò ni bóò ni mo ti ṣetán mo ṣetán láti tẹ̀lé in táwọn sálàfò wà lórí ẹ̀ mo fẹ́ sórí rẹ̀ pẹ̀lú wọn ìfẹ́ kó sí pé tó bá dòjọ́ ọgbẹ́nde nígbà tán bá ń pè àwọn èèyàn mara wọn tí wọ́n ń pè àwọn èèyàn pé à ìwọ ma ẹni báyẹ̀ ẹ ma lọ báyìí àwọn tí mi fẹ́ yíká pè mímọ́ lójọ́ ọgbẹ́nde àwọn Abubakar ni Siddiq ni wọ́n ni bàbá sọ pé ila tawhidillah wọ́n ni níbi mọ́nà ọbalẹ̀ ọ̀kan ṣoṣo wa inkari shirk àti ìmá takọ ẹbọ wọ́n ni wa tawjihin nasi wọ́n ni àti pé ká máa dájú àwọn èèyàn kọ níbi ìmọ́lọ́wọ́ bá lẹ́yọ̀ kan soso fi aqwalihim níbi ọ̀rọ̀ wọn wa a'malihim àti iṣẹ́ wọn kama amarahumullahu bidhalika fi qawlihi ẹgbẹ́ bọ́lọ́wọ́ bá ṣe pa fi qawlihi wani wa fi qawlihi subhana àti ní bọ́lọ̀wọ́n ọba tọ́lọ̀wọ́n sọ pé wà máa umiru ọlọ́wọ́n bó sì pàwọn láṣẹ illa liya'budu allaha mukhlisina lahu ddin ní pé àyàfi kí wọ́n mọ́ jọ́sìn fọ́lọ́wọ́n ọba kan sáfọ̀ mẹ́sìn fọ́lọ́wọ́n ìpìlẹ̀ dáwọn ìmá gbà pé àwọn èèyàn kan wọ́n lè ṣe wọ́n ma kọ̀kọ̀ ìmá gbómi ma gbómi ìgbàlà gbogbo oríṣìíríṣìí àwọn ilé ìmá gbà pé àwọn nákàlẹ̀ ẹbọ ìmá lọ gbà ìmá pàlìjànú fílẹ̀ tó bá fẹ́ jẹ́ sálàfí wọ́n ni wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahud-din ọlọ́wọ́ bó pàwọn láṣẹ àfi pé kan jọ́sìn fún ọba ẹwọ nǹkan tọ́nà ọba ń pàwọn láṣẹ ni pé sẹ́ẹ̀ wọ́n ni wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahu ad-din wọ́n pa wọ́n láti àyàfi pé kan máa jọ́sìn fọ́nà ọba kan sáfọ̀ mẹ́sìn fọ́nà ọba hunafa kọ wọ́n jẹni tí wọ́n sáfọ̀ mẹ́sìn fọ́nà ọba nìkan ṣoṣo wọ́n ni ní ah, dáa ila hadha anábi pẹ̀pẹ̀sẹ̀lẹ̀ wani wa kana al-mushrikun wani àwọn mushrikun yata'allaquna bil qubur wọn ma sura wọn papọ̀ masare wọn ma lọ síbi sare wani bil amwat pẹ̀lú àwọn òkú bil asnam pẹ̀lú àwọn ère gbogbo àwọn ère gbogbo oríṣiríṣi àwọn ère àwọn ère nínú àwọn ère gini àbá ère àwọn èèyàn náà torí lára àwọn ère náà so lára àwọn asnamu náà ìpìlẹ̀ picture náà sì káwọn yẹn gbé pictures sílé ká máa forí balẹ̀ fún ká máa jọ́sìn fún ká gbà pé yóò là wọ́n wọ́n ni wal ashjar àtàwọn igi emèrè àbí igi wọ́ndà àbí igi ìyanu táwọn yẹn rò pé yóò gbọ́ bùkátà wọn fi gbogbo ilé ilẹ̀ tó bá fẹ́ là wọ́n ni wal ahjar àtàwọn òkúta wọ́n ni wọ́n ni yatabarrakuna biha wọ́n ma ń wà albarka lọ sí ọ̀dọ̀ àwọn nǹkan yìí wọ́n ni yastashfi'una biha wọ́n ma ń wà àwọn káwọn ẹni yìí kan bá wọn wá nǹkan táwọn wá lọ́dọ̀ ọlọ́wọ́ wọ́n tún ma lérí pé ah òsá kìíní òsá lágbàjálágbàjá tó bá ṣe báyìí fún mi nǹkan báyìí ní ṣe fún ọ wọ́n ni sheikh bin baz pé sọ pé fanahahum an dhalik anábì kọlé fún wọn tó bá fẹ́ jẹ́ sáráfí ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní fẹ́ bọ́ọ̀lẹ̀ wọ́n ni alayhi salatu wassalam wọ́n ni wa akhbarahum annaha la tanfa wa la tadur anábì sì jẹ́ kó yé wọn pé gbogbo àwọn kìíní yóò lè sọ wọn láǹfààní bẹ́ẹ̀ sì anábi a máa sọ fún wọn pé ẹ̀yin èyàn mi kúlù la ilaha illallah tuflihu ẹ sọ pé la ilaha illallah ẹ sọ lẹni tó gbà lẹni tó ṣe tán láti múlò tuflihu ẹ jèrè tẹ bá sọ wani falamma fataha allahu alayhi makkata ba'da al-hijra lẹ́yìn bá tí Ọlọ́run bá ti ó tún sí fọ́ àwọn ère wa hadama al wó uza wọ́n ni nínú àwọn ère táwọn lárọwá ma ń jọ́sìn fún ni wọ́n ni wakanat ok nínú àwọn igi wọ́n ni wakanat shajaratan tu'bad wọ́n ni igi kan tí ma ń jọ́sìn fún wọ́n ni wahadama manah wọ́n ni anami tún wó manah manat wakanat sakhratan tu'bad wọ́n ni òkúta kan táwọn ya ma ń jọ́sìn fún wọ́n ni wahadama lat wọ́n anami tún wó lat náà wakanat tu'bad fi ta'if wọ́n ma ń jọ́sìn fún ní ta'if wọ́n ni wahakadha jami'ul asnam wọ́n bákan náà ni gbogbo àwọn ère gbogbo àwọn ère táwọn yẹn jọ́sìn fún kásàrọ̀ha anábi wo gbogbo ẹ̀ wọ́n ni wà ba'atha ila al-qaba'il anábi tún wá gbé kalẹ̀ ó tún gbé dìde lọ sí àwọn ìletò wa ru'asa wọ́n ni anábi sallallahu alaihi wasallam ó gbé àwọn olórílẹ̀-èdè yad'uhum ila tawhidillah gbé anábi sí ń pa wọn láṣẹ pé kí wọ́n fi àwọn ìjọsìn àwọn ère àtàwọn nǹkan tán mọ́ àtàwọn al'auliya títàlù mímọ̀ wò pé ẹbọ ẹbọ lásán tán fi àmàbò ère lásán ni wal'auliya àtàwọn tán pẹ̀lú ní auliya nabi ọlọ́wọ́ bá anábi kọ fáwọn èèyàn wal mala'ika àtàwọn mala'ika ni kí wà kílékílé tà àgbà àwọn nabi ọlọ́wọ́ bá náà ń bọ́ sọ̀tùgbọ́n wọ́n ni wọ́n ni al-ibadatu haqqullahi wahda ìjọsìn ẹ̀tọ́ Ọlọ́run bá nìkan ṣoṣo ni wọ́n ni li'anna Allaha subhanahu wa ta'ala yaqul torípé Ọlọ́run bá sọ pé wa ma khalaqtu al-jinna wal-insa illa li so li ya'buduni kan lè wá jọ́sìn fẹ́mi nìkan ṣoṣo àbí lè takhfif wọ́n pa yá rẹ̀ nítorí pé kò bá fi jẹ́ takhfif wọ́n ni wa yaqulu subhanahu wọ́n ni ọlọ́wọ́ bá tún sọ pé wa laqad ba'athna Sheikh bin Baz wọ́n bí wọ́n gbọ́dá àwọn àsàràfíyà ní Sheikh bin Baz sàlàyé lé o wọ́n bẹ̀rẹ̀ láti ibi ẹbọ ibi ẹbọ lójú kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ fẹ́ bọ́lẹ̀ wọ́n ni wa laqad ba'athna fi kulli ummatin rasula wọ́n ni a ìdí ta fi dìde ní pé kan jọ́sìn fọ́nà ọba nìkan ṣoṣo wajitanibu at-taghut kasi jìnà sí àwọn tawagit àwọn taghut gbogbo nǹkan mi tàbá tí ń jọ́sìn fún yàtọ̀ sọ fọ́lọ́wọ́ bá wọ́n ni wa mana'a an a'budu Allah ṣẹ́kùn bá sọ pé ìtumọ̀ pé kan jọ́sìn fọ́lọ́wọ́ yus'al ọlọ́wọ́ bá ní kalama bèèrè yusdadula ọlọ́wọ́ bá ní kalama foríbalẹ̀ fún yurka'ala ọlọ́wọ́ bá ní kalama serukú fún yuzbahula ọlọ́wọ́ bá ní kalama dúnra fún yunzarula ọlọ́wọ́ bá ní kalama lérí fún ammal qubur wani yara wọn sáré fala yata'allaqu biha kí ẹ mama sí bí àwọn sáré o la yubna alaiha wani èyàn sì gbọ́dọ̀ mọ́ ma wọn kan kalori sáré la masajid kẹsí àwọn masalasi wala ghayruha àtàwọn kamina wala yud'a laha min dunillah ẹ̀yìn tí gbọ́dọ̀ máa pé àwọn sàárè kí àwọn fọ́lọ́wọ́ bá lè àbí kí ẹmà pé sàárè papọ̀ mọ́ ọlọ́wọ́ bá wọ́n ni wala yustaghathu bihim ẹ gbọ́dọ̀ sí máa wá ìrànlọ́wọ́ àwọn nǹkan tó wà nínú sàárè wala yutlabu minhumu shafa'a ẹ gbọ́dọ̀ máa wá ìsìpẹ̀ lọ́dọ̀ wọn lórí nǹkan tẹ́yàn lé wọ́n ni ash-shafa'atu lillahi wahda ìmọ̀ wá sí pé ọ̀dọ̀ Ọlọ́run bá nìkan wà wọ́n ni qul lillahi ash-shafa'atu وقد أنكر الله على المشركين في قوله سبحانه الله أبا أسي تتاكوا أمول سبو نبي بلو وتنسقوا ويعبدون من دون الله نبي وانجسفون كمية صلابة ما لا يضرهم ولا ينفعهم إن تيو ليس وننفعني تيو لي فون ولوري ككا ويقولون هؤلاء شفعاؤنا عند الله وسنسقوا أويني نيوبا وسبلا الله أبا وني فأنكر الله عليهم بقوله الله أبا تقوى قل أتنبئون الله ṣé ń fún Ọlọ́run Ọba nírọ́ ni bima la ya'lamu fi samawati wala fil ard nípa nǹkan tí ó mọ̀ ní sánmà àti ilẹ̀ ṣé ẹ ń fún Ọlọ́run Ọba ń rò nípa nǹkan tí ó mọ̀ ní sánmà àti ilẹ̀ ni àwọn kan lè ṣe pẹ̀ fún yàbí wọ́n ni subhanahu wa ta'ala amma yushrikun Ọlọ́run Ọba mímọ́ rẹ̀ ó sì tóbi ju gbogbo àwọn nǹkan tẹ́ mú ẹ̀tẹ́ ti ẹgbọ́ tọ́lọ́wọ́ bá lẹ̀sìn tó makanga wọ́n ni thumma qala subhanahu ọlọ́wọ́ bá tún sọ pé walladhina ittakhadhu min dunihi awliya ẹ̀ẹ̀rá wọn tí wọ́n mú àwọn akayò àbí àwọn asayọ̀ àwọn tí wọ́n ni zulfa ní ìsúnmọ́ wọ́n ni ya'ni yaz'amun àbàdúhùn lè taqrib wọ́n ni àwọn jọ́sì fún wọn ní tó kẹma fi súnmọ́ Ọlọ́run bá ní ẹni àjọ́sì fún wọn torí ara wọn gangan àpè níyàsí torí pé àmọ̀ pé ìtàfin pè níyàsí ni pé afẹ́ kó súnmọ́ Ọlọ́run bá ní àpè tìjáni ìtàfin pè tìjáni ni pé afẹ́ kó súnmọ́ Ọlọ́run bá ní àpè sàlátì ìtàfin pè sàlátì ni pé afẹ́ kó wọn ò jọ́sìn fún gbogbo àwọn nǹkan yìí àyàfi kó bá fi súnmọ́ mọ́ Ọlọ́run bá ní ìsúnmọ́ wọn yàní Sheikh mi bá sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé ma abadna láta wal uzza a jọ́sìn fún láta àti uzza àtàwọn annabi Ọlọ́run ودعوناهم آسما قوى واستغفنا بهم آما وير الله إلا ليقربونا إلى الله زلفا آيا في قوسي بي أفي كان سوى ملو الله الله عليهم ذلك الله باتقوا يقول ما بنياسي ẹ má bọ Tijani ẹ má bọ Abdul Qadir Jilani ẹ má bọ Nadawi ẹ má bọ ẹ má bọ Salati ẹ má bọ Tajul Alabi wọ́n ní fa'ankara Allahu alaihim zalik ọlọ́wọ́ bá wọ́n takò wọ́n ní belé wọ́n ní wa akizabahum ọlọ́wọ́ bá sì pè wọ́n ló pòrọ́ faqala subhanahu ọlọ́wọ́ bá sọ pé inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun eh, ọlọ́wọ́ bá ń lérí yà fún wọn yóò èmi ọlọ́wọ́ bá dájọ́ níbi àwọn nǹkan tí wọ́n yapa lórí rẹ̀ inna Allaha la yahdi man huwa kadhibun kaffar ọlọ́wọ́ bó kí ń tọ́sọ́nà ẹni tó bá jẹ́ òpùrọ́ kèfèrí so ọ̀nà má jẹ́ òpùrọ́ tó bá fẹ́ kọ́lọ̀wọ́ bá kó tọ́sọ́nà ojú ọ̀nà salafiyya ojú ọ̀nà tó wà pẹ̀lú àwọn abubakar àti umar àti ali àti osman àtàwọn sahaba nabi sallallahu alaihi wasallam lere àti abu huraira àti abdullahi ibn umar àti abdullahi ibn abbas àti sufyanu thawri àti al-hasan al-basri àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ah, wani bayyana subhanahu wani ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sálàyé annahum kadhibatun fi qawlihim ní pé òpùrọ́ ni wọ́n níbi gbólóhùn wọn sàfihànlá wani bayyana subhanahu wani ọlọ́wọ́ bá fi qawlihim ní pé òpùrọ́ ni wọ́n níbi gbólóhùn wọn tó ń wọn tó sọ pé gbogbo àwọn kìíní yóò sún wọn mọ́ ọ̀lọ́lọ́wọ́ bá ni wọ́n ni kafaratun fi ibadatihim al-asnam kèfèrí tún wá ní wọ́n níbi bá tí ń jọ́sìn fún àwọn ère yẹn wal mala'ika tán jọ́sìn fún mala'ika wal anbiya àtàwọn annabi ọlọ́wọ́ ba mọ́pẹ́ annabi sallallahu alaihi wasallam ma mọ́pẹ́ muhammad sallallahu alaihi wasallam ma annabi sallallahu alaihi wasallam ò fẹ́ bẹ́ fún ọ ma wẹ̀ pé annabi sallallahu alaihi wasallam ma ma ma sọ pé ọlá annabi sallallahu alaihi wasallam ma gbogbo lè ويقول يا سيدي كي عما سوكي لغوجا وني فلان انصرني وني لغوجا رمي لوو او اغثني لغوجا غبامي او اقضي حاجتي ابيها بامي بوكو تاكتامي او اشفع لي بامي سيبي لولو لوبا او انا في جوارك اه مو وني ايكاري كل هذا منكر بغبليو انكتي وداني وني كل هذا من الشرك الاكبر نينو يبون لنا لليه sheikh bin baz tẹ̀síwájú láti máa sàlàyé lọ láti máa sàlàyé lọ lẹ́pẹ́ nípa ọ̀rọ̀ ẹbọ torípò òun náà ni ìpìlẹ̀ aláwọ̀kọ́ gbogbo tó wá fẹ́ sí sàlàfíyà ìpìlẹ̀ aláwọ̀kọ́ ni tó gbọ́dọ̀ kọ́kọ́ fi rìnlẹ̀ fọ́lọ́wọ́ bá tàwàhídì fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo bóòlà àṣẹ ní jọ́sìn fún nǹkan mímá gbogbo àwọn nǹkan tó bá ti yàtọ̀ sọ́lọ́wọ́ bá bóòlà àṣẹ ní هي هذه الطريقة السلفية ونيلين يوجون سلفية التي درج عليها الرسول تي النبي صلى الله تجي الله باني لوريا ودرج عليه أصحابه أتان صحابة رواني لوريا ثم التابعون بعدهم لينا وتابعون لينا بإحسان أو تتلين البلودادا وني درج على هذا وني وني لوري لي لينا شيخ بازي وتو tó tẹ̀síwájú wọ́n tó sálàyé wọ́n tó نبا náà آه، ìmá jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́wọ́ bá àti pé báwọn sọ̀hábà náà bá ṣe ṣe Shaykh wá sọ pé thumma min tamami da'wati salafiyya ní o pé dáwà salafiyya yẹn ó pé ta'atullahi wa rasulihi so ibìkan náà wà lókè ibi tán sọ pé ma'al imani bi anna rasula sallallahu alaihi wasallam wọ́n ni pẹ̀lú pé dáwọn salafiya tó kó sínú kagbàgbó pé annabi sallallahu alaihi wasallam wa khatamul anbiya òun náà ni ìgbẹ̀yàwó òjíṣẹ́ la nabiyya ba'dahu kò sí ànábì kankan lẹ́yìn rẹ̀ arsalahu allahu ila nasi kafatan nípa ọlọ́wọ́ bá náà sí gbogbo èèyàn pátápátá wọ́n ni aljinni wal ins àwọn aljannu àtàwọn mẹ́yàn la budda min hadha anna muhammad ibe muhammad ibn abdullah ọmọ abdullah ibn abdulmuttalib ọmọ abdulmuttalib alhashimi tó wá láti dílé hashim wọ́n ní al'arabi tó jẹ́ larbawa al-makki tó wá láti makka thumma al-madani lẹ́yìn tó wá jẹ́ malumad tó tún wá fi madina selu wọ́n ní huwa rasulullahi haqqun wọ́n ní kó gbàgbé òjíṣẹ́ ọlọ́wọ́ bá lódodo ni huwa afdalul khalq òun ni ó lọ́lájú nínú àwọn ẹ̀dá huwa sayyidu waladi adam òun ni olórí àwọn ọmọ annabi adam wọ́n ní tu'minu bi hadha gbàgbọ́nù eléyìí وتؤمن بأن الله أرسله إلى الناس عامة ونكو وقوي الله بانا سيبو بني لقاقوني الجن والإنس أو الجنة ومية من أجاب دعوته أن تبدالون وتبع ما جاء به تستلين تيا نبي موافله الجنة يني الجنة ومن حاد عن سبيله أن تبقوا لريجونا فله النار إنني ومجتيا وني هو خاتم الأنبياء ليس بعده نبي ولو نيك بيوان نبي كسيا نبي ككليما من ادعى النبوة بعده ولن تبقى بيبي annabi lòun lẹ́yìn rẹ̀ kalqadiyaniya gẹ́bẹ́ àwọn qadiyaniya àwọn ahmad àwọn ahmadiyya wọn yakunu káfira kèfèrí lẹni bẹ́ẹ̀ لأن الله سبحانه يقول تركي الله بان سقي ما كان محمد محمد جاء أبا أحد من رجالكم قد جاء بابينك كنينو نينو يو ولكن ان تو jẹ́ ni pé رسول الله وخاتم النبيين òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní àti ìgbẹ̀yàn òjíṣẹ́ wọn alayhi salatu wassalam wọ́n ní wa qad tawatarat al-ahadith wọ́n ní àwọn ahadith ti wá lọ́pọ̀lọpọ̀ an rasulillahi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam annahu khatamul anbiya nípò òun ni ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ yaqul annabi sọ ni ibi tawon ka lẹ́ẹ̀kan wọ́n nínú pé dáwà sàlàfíyà yẹn pé wọ́n ni ta'atullahi wa rasulihi kí ẹmọ gbọ́rọ̀ sọ́lọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ lọ́nu wọ́n ni fi'lul amamir àwọn kan tọ́nà ọba pa aláṣẹ ẹjá máa ṣe wa tarkun nawahi àwọn kan tọ́nà ọba kọ̀ fún ẹjẹ́ kagbé ìtùsílẹ̀ wọ́n ni as-salah kí ẹmọ kírun tusalli kama shara'a Allah ma kírun gẹ́ bọ́lọ̀ bá ó ma gbà gẹ́bọ́lọ́ ọba ṣe ṣe lófin tahujju kama shara'a Allah ó ma ṣe hajji gẹ́bọ́lọ́ ọba ṣe ṣe wọ́n ni tubarru walidayk ó ma ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tasil arhamak ó ma ṣọ́ àwọn okùn ẹbí tad'u ila Allah bil hilmi wal huda ó ma pẹ̀pẹ̀ sójú ọ̀nà Ọlọ́run Ọba pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti pẹ̀lú mẹ́nà wọ́n ni ta'muru bil ma'ruf ó ma pàṣẹ dáadáa wa tanha 'anil munkar ó sì ma kọ ìbàjẹ́ bil uslubil hasan pẹ̀lú ọ̀nà tó dáa kìí sọ ọ̀nà àwọn ikhwanul muslimin kìí sọ ọ̀nà àwọn tabligi bil uslub al hasan pẹ̀lú ọ̀nà tó dáa uslub al hasan bí ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam tanabi wal bi rifqi wal hikma pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti pẹ̀lú ọgbọ́n wọ́n ní tad'a al ma'asi ó sì pa àwọn ẹ̀ṣẹ̀ tì ka zina ẹbí zina wal uquq àti kíyàmá kíyàmá kíyàmá gbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu wal riba àti riba wọ́n ní qati'atu rahmi kíyàmá gókun ẹbí wọ́n ní shurbul muskir àwọn kan tí ma mú yàn yó kíyàmá mú kí ẹ gbé jù sílẹ̀ ila ghayri hadha min al-ma'asi àtàwọn nǹkan mìíràn nínú àwọn ẹ̀ṣẹ̀ wọn ni tada'aha ó gbé jù sílẹ̀ tahdharuha ó sọ́ra fún ta'atan lillah ní ìtẹ̀lé tọ́lọ́wọ́ ba wa ta'dhiman lillah ní gbé ọlọ́wọ́ gbagba wa itba'an li shari'atihi àti ìtẹ̀lé shari'a ọlọ́wọ́ ba tarju so in tó kù ní apá kejì question tí wọ́n bí wọ́n nípa dáwà sheikh Muhammad bin Abdul Wahhab so ọ̀rọ̀ sheikh Abdul Aziz bin Baz ni nípa pé kí ni dáwà salafiyya ẹ̀rí pé bàbá bẹ̀rẹ̀ pẹ̀lú tawhid tawhid náà laláwọ̀kọ́ tawhid náà ni aláwọ̀kọ́ so lẹ́yìn náà tí yẹmá ti fi tawhid nílẹ̀ ìtẹ̀lá nabi sallallahu alaihi wasallam so lẹ́yìn náà sì ni shahadatu allah ilaha illallah wa anna muhammadan rasulullah so eléyìí lèyàn gbọ́dọ̀ kọ́kọ́ fi rinlẹ̀ kò sí kankan so eléyìí lèyàn gbọ́dọ̀ kọ́kọ́ fi rinlẹ̀ ó gbọ́dọ̀ fi ìjọsìn rinlẹ̀ fọ́nà ọba in tẹ́ ń pè dáwà sàràfíyà ni tawhid ìpìpẹ̀ lọ síbi tawhid so ẹ jẹ́ ká tún gbọ́ sheikh salih al-fawzan nígbà tán bí àwọn náà ni nípa the same question irú same question exactly the same question tó bí sheikh mimbazi ẹ ká gbọ́ in táwọn náà sọ ولا اختصارها ما هي أصول الدعوة السلفية وهل وما هي علاقتها بدعوة الشيخ محمد بن عبد الوهاب wọ́n bí Sheikh Salih Fawzān pé kí ni àwọn ìpìlẹ̀ dáwà sàlàfíyà kí wá ní àbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú dáwà Sheikh Muhammad bin Abdul Wahhab وهل الجماعات الموجودة في الساحة من التبليغ والإخوان من ثمرات دعوة محمد بن عبد الوهاب wọ́n ní àti pé sí àwọn dáwà tó wà ní àwọn jama'a tó wà àwọn ẹgbẹ́ tó wà ní ìtàlísìn ẹbí tabligh ساحة من التبليغ والإخوان من ثمرات دعوة محمد بن عبد الوهاب سينو هو أعوان تبليغ أتعوان إخوان سينو هو يسو دعوة شيخ محمد بن عبد الوهاب العوان هو الدعوة دعوة الرسول صلى الله عليه وسلم وني دعوة سلفية دعوة النبي صلى الله عليه وسلم كما قلت شيخ من بازنا في نقول دعوة النبي صلى الله عليه وسلم الرسول صلى الله عليه وسلم ومن اقتدى به وني اتاوتي او تو تو كوسي النبي صلى الله عليه وسلم دعوه سلفيه دعوه اوجيسي الله من اقتدى من المصلحين nínú àwọn tó jẹ́ olùṣe dáadáa da'wa ila at-tauhid wọ́n ní kí ẹ máa pẹ̀pẹ̀ lọ sí tawhid ẹwọ́n tí Shaykh Bin Baz náà fi bẹ̀rẹ̀ a Shaykh Saalih Fawzān ẹwọ́n táwọn náà وإلى عبادة الله عز وجل àti ká pa àwọn àti kí á pa sí bí ìmọ̀ jọ́sìn Ọba nìkan ṣoṣo وإلى التوبة من الذنوب والمعاصي àti bí ká pa àwọn èèyàn lọ sí bí kí wọ́n túbá ńbi àwọn ẹ̀ṣẹ̀ ká má fi wọ́n lẹ́mìí wọn balẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ lára àwọn ẹ̀ṣẹ̀ náà sì ni bid'a هذه الدعوة الصحيحة ولليني دعوة لا لا وما عداها من الدعوات التي لا تهتم بالتوحيد وني àwọn èyí tó yàtọ̀ sí nínú àwọn da'awa tí kò kò gbájúmọ́ ọ̀rọ̀ tawhid so ó túnmọ̀ pé in ta ma fi ń dádá àwọn sàlàfíyà gan ma ni pé ìgbájúmọ́rọ̀ tawhid wọ́n ni kò sì sí tó kàn pẹ̀lọ́rọ̀ àkídà so ẹwọ́n tí àwọn nǹkan tí bàbá ń sàlàyé wáyé wọ́n ni àwọn dáwà tí ò lálàáfíà lélẹ̀ wọ́n àwọn dáwà tí ò lálàáfíà lélẹ̀ wọ́n ni àwọn dáwà tó sì pó láwọn target àtàwọn aims ti ẹ̀rí tó láwọn target àtàwọn aims ti ẹ̀rí tó wáyé pé ojú ọlọ́wọ̀n bá ní tájẹ̀tì rẹ̀ ni wọ́n ní tó wáyé pé àwọn tájẹ̀tì rẹ̀ ni ojú ọlọ́wọ̀n bá wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àkídà àkídà wọ́n fi bẹ̀rẹ̀ dáhàwà wọn هدفها وجه الله لبدأت بالعقيدة كما فعل الرسل عليه الصلاة والسلام جيبا وأديسي الله بس سيسي أتما بي دعوة توحيدي أبير بعقيدة عقيدة ناني بي بلون بابو توحيد الله با توحيد الله با توحيد الله با تاما tawhid rububiyyah ìgbà ọlọ́ọ̀bá pé ọlọ́ọ̀bá ọba dẹ́dà ọba tí ń darí ẹ̀dá ọba tó wà ní àkóso tawhidul uluhiyyah ìgbà ọlọ́ọ̀bá gbọ́ pé àti ìmúlò ipé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nìkan lágbọ́dọ̀ jọ́sìn fún àgbọ́dọ̀ jọ́sìn fún kẹmí tó yàtọ̀ sọ́nà ọba so tawhidul uluhiyyah tawhidul asma'i wa sifat àwọn ọ̀rọ̀ yọ́nà ọba àwọn attribute ọlọ́ọ̀bá àtàwọn sí ọlọ́ọ̀bá bóòlá sí gbọ́dọ̀ ní àdìsọ́kàn pa rẹ̀ tí tọ́lọ́wọ́ bá bá pèrà rẹ̀ ní pé òun ní ọwọ́ méjì sáàmà sọ pé kèé sọ ọwọ́ bá ní tọ́lọ́wọ́ bá bá sọ pé òun ní ojú ما هم بالدعوة إلى العقيدة وتصحيح العقيدة wọ́n ní in táwọn àwọn annabi ọlọ́wọ́ bá ní tán kọ́kọ́ pé àwọn èèyàn wọn sí òun náà ni al'aqida àti kí wọ́n tún àwọn àkídà àwọn èèyàn sí wọ́n ní eléyìí ni manhajì tó lálàáfíà tó sì bọ́kápò nù ààrẹ wọ́n ní ẹni tó bá ti wá ya pa sàràfíyà yìí wọ́n ní kò pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run bá Allahu akbar. هذا هو المنهج الصحيح والمنهج السليم ومن خالفه فإنه لا يدعو إلى الله وإنما يدعو إلى ما يريد هو wọ́n ní kò pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run bá ọ̀ in tó fẹ́ ní pèpè sí in tó gangan fẹ́ ní pèpè sí so tó bá fẹ́ pèpè lọ sójú Ọlọ́run bá kò sí bó ṣe fẹ́ sí ojú ọ̀nà sàlàfíyà lọ́gbọ̀dọ̀ sí kẹ́ bá ti sí àṣẹ ti pílẹ̀ fún ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ pé sáà lè darapọ̀ máwọn ẹlẹ́ àwọn ẹgbẹ́ iṣẹ́ wọ́n ní ara ṣẹ́kẹ̀lá bá ń sọ pé ara ẹnu ẹmọ́ darapọ̀ mọ́ wọn kí wọ́n káwọn gangan kan padà wá sí ojú ọ̀nà sàlàfíyà kan bẹ̀rẹ̀ sí ń pèpè pẹ̀lú táwọn sàlàfí yóò ní tán fi ń pèpè ni bákanáà ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ Sheikh Al-Albani kí láwọn usulu da'wa salafiyya kí láwọn ìpìlẹ̀ da'wa salafiyya usulu da'wa salafiyya wọ́n ní Sheikh Al-Albani sọ pé àwọn ìpìlẹ̀ da'wa salafiyya o wọ́n ní gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ wọ́n ní da'wa salafiyya ó dó lórí òkú mẹ́ta ni القرآن الكريم وني على أقوى دعوة سلفية وني القرآن على أقوى لي والدعامة الثانية السنة وني أقوى لكي وني سنة والسنة الصحيحة وني سنة لا لافية نيو سنة لا لافية لك إن دوا ولو وانا لا لافية ويركز السلفيون في كل بلاد الدنيا wọ́n ní gbogbo àwọn salafiyun ní gbogbo ayé o wọ́n ma ń fókọ́sù lórí pé wọ́n ní àwọn salafiyun wọ́n ma ń fókọ́sù lórí abala yìí pé súnnà tó lálàáfíà ni o máhùn nǹkan wá fún wa máhùn àwọn nǹkan tó gbé wá nípa rọ́jàbù fún wa wọ́n fi dábídá alẹ́ fún wa ní ẹ̀sìn tori dá hadithi tó lálàáfíà nù fún wa nípò gbá wọlé torí fẹ́ẹ̀nú tí ara tí súnnà bá ti lálàáfíà in táwọn sàlàfíyún ní tàfí síṣẹ́ sí ذلك لأن السنة بإجماع أهل العلم قد دخل فيها ما ليس منها منذ أكثر من عشرة قرون وني ní ìdí tàfí ń ṣe lè tó tó wípé súnnà tó lálàáfíà nìkan náà ma ń gbà wọlé òun ni pé àwọn àfá ẹnu wọn kò ní pé àwọn nǹkan tí ó lálàáfíà àwọn ìgbà tí ó lálàáfíà ó ti wọnú súnnà láti nǹkan tó ti more than 10 centuries ago لا خلاف فيه وني على مري كو سي خلاف ككن به ولذلك فمن متفق عليه ايضا àwọn nǹkan tí ẹnu kò lè lórí o bákan náà انه pé lára àwọn nǹkan tó jẹ́ a usulu salafiyya ni pé kéèyàn fọ ma kò ní àwọn nǹkan tó wọnú rẹ̀ fọ ma ni kò ní àwọn rori àwọn ikhwan muslimin fọ ma kò ní àwọn irori àwọn tabligi àwọn khawarij àwọn mu'tazila nínú àwọn nǹkan tí ó sí mẹ́ nínú àwọn nǹkan táwọn yẹn fẹ́ tìbọ̀ so nínú àwọn hadithi mawdu'a táwọn tabligi tán ti húnjọ yẹn bá lọ 40 days nínú àwọn hadithi mawdu'a táwọn ikhwan muslimin tó ma ń lò tó ma fi ń sàjá àwọn èèyàn lórí kan lọ jáde lọ para wọn sí ọ̀dọ̀ ìjọba ولذلك السلفيون يتغنون أن هذا الأصل الثاني السنة لا ينبغي أن يؤخذ على واقعه wọ́n ní bákanáà eléyìí ni àwọn salafiyun na fi ma ń sọ pé ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ní pé àkàlẹ̀ mú bẹ́ ní pé torí pé da'if wà ń bẹ́ mawdu' wà ń bẹ́ so súnnà tí Shaykh Al-Albani gbà lérò ń bí hadithi generally wa illa súnnà in tó bá nílẹ̀ látọ̀dà nabi sallallahu alaihi wasallam ni in tó rin ilẹ̀ so yóò ti kó ní martaba pé ó ti ẹ̀jẹ́ hadith so sunna yóò ti yóò ti kó martaba pé torí in tán pè ní hadith ní gbogbo tó bá fi lọ ti sọ́dà nabi but sunna ni tó fi in tó rin ilẹ̀ in tó rin ilẹ̀ pé á ah, eléyìn ilẹ̀ látọ̀dà nabi sallallahu alaihi wasallam but wọ́n máa ń gbogbo ẹ̀ náà máa fúnra wọn wọ́n lo hadith fún náà wọ́n máa lo sunna fún hadith wọ́n nítorí pé ó ti wọnú àwọn hadith annabi sallallahu alaihi wasallam àwọn nǹkan tí yíò gbọdọ̀ mú nínú àwọn àhúnjọ àwọn Súfí pé èyàn sì gbọdọ̀ fi síṣẹ́ sí wọ́n nílé ní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì fún sálàfíyà ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì fún sálàfíyà fẹ́ tó wáyé sálàfíyà wọ́n nílé yìí

so dáwà sàlàfíyà ibi tó ti yàtọ̀ ni so wọ́n mọ̀ gbọ́ pé tí súfínà bá sọ yóò ní kùránà àti súnnà bí tí amadíyà bá sọ yóò mọ̀ ní kùránà àti súnnà tí kwan musulun bá sọ yóò mọ̀ ní kùránà على كل الدعوات القائمة اليوم على وجه الأرض ما كان منها من الإسلام المقبول وما wọ́n ni lórí pé àwọn dáhàwà tó tó wà lórí ayé lónìí ń bẹ nú wọn tó sì pé wọ́n wà lórí islam tó ṣe gbà wọlé وما كان منها ليس من الإسلام إلا إثما wọ́n ní ìsìn bẹ̀rẹ̀ náà àwọn dáhàwà tó wà láyé lónìí tó sì pé kódà islam kankan sí ń bẹ̀ so ṣe kùlà albani lọ́n sọ lóyìn pé in bẹ̀rẹ̀ náà tán fi àwọn ti sí islam táwọn náà wọ́n ní kùránà àti súnnà tó yí pé wọn ò tẹ̀ sí lórí islam gangan bọ̀yí tí ó dáwọ̀ yàtọ̀ tó bá fẹ́ tó bá fẹ́ wà pẹ̀lú àwọn sálàfù rere lójú ọgbìnde wọ́n ní dáwà sálàfíyà òun dára rẹ̀ yàtọ̀ ó yàtọ̀ pẹ̀lú òpó ẹlẹ́ẹ̀kẹta yìí wọ́n ní òun náà ni pé Kùránì àti súnnà o ni pé agbọ́dọ̀ dandandandan yẹ́jì bá an yóò fàhámá dandan dandan agbọ́dọ̀ mọ́ gbọ́n méjèèjì yé Qur'an wa sunnah yajib an yufhama ala manhaji as-salaf as-salih wọ́n ní ó di dandan dandan ká gbọ́ yé pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù rere pẹ̀lú ojú ọ̀nà àwọn sálàfù rere manhaji as-salaf as sahaba àwọn sálàfù sọ́lẹ̀ yìí àwọn ni àwọn sahaba àtàwọn tàbí'in àtàwọn tó tẹ̀lé wọn wọ́n ní àwọn sẹ́ntìrì mẹ́ta tí Ànábì sallallahu alaihi wasallam jẹ́rìí pé àwọn ni wọ́n dáa jùlọ yẹn níbi àwọn ẹgbàwà àwọn hadith tó pọ̀ وهذا مما تكلمنا عليه بمناسبة شتى wọ́n ní eléyìí ni a ti ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ tá sì àwọn ẹ̀rí tó tó wá التي تجعلنا نقطع بأن كل من يريد أن يفهم الإسلام ní pé tí àwọn ẹ̀rí tá mú wáyé tó sì pé yóò jẹ́ kíyàn tí ó dáyẹ̀ lójú pé gbogbo tó bá fẹ́ gbọ́ ìsìláàmù yíò ní pé tó bá fẹ́ gbọ́ ìsìláàmù yé tó bá fẹ́ gbọ́ Kùránì àti súnnà yé láìsí àgbọ́yé ẹlẹ́kẹta ìpìlẹ̀ ẹlẹ́kẹta yínbẹ̀ ìpìlẹ̀ dáwà sàlàfíyà yínbẹ̀ pé àgbọ́yé àwọn sálàf ní pé ìsìláàmù tuntun ni ó mú wá ọ̀ wọ́n ní ẹ̀rí tó wá lágbára jù lórí eléyìí pé àníṣẹ́ ẹni tí ò bá ti fẹ́ lọ àgbọ́yé àwọn sálàfù ìsìláàmù tuntun ni ó mú wá òun náà ni àwọn ìjọ àwọn ìsìláàmù táà rí lónìí tẹ̀blígì ni ìhwání ni àwọn halabi ni oríṣiríṣi wọ́n ni tó sì pé àwọn ìjọ yìí ń lékún lójoojúmọ́ sí ni ẹwọ́ ọ̀rọ̀ sí Sheikh al Ikhwan Muslimin ni bídá tán fún wọn sí àwọn halabi àwọn èso ń bídá àwọn halabi àwọn èso ń bídá lọ́dọ̀ tí wọn Ikhwan Muslimin ẹgbẹ́ ń pọ̀ sí lójoojúmọ́ nífà alúmọ̀ wọn pín sí nífà alúmọ̀ pín sí pín sí pín sí ni التزامهم هذا المنهج الذي هو كتاب وسنة وفهم السلف الصالح wọ́n ní ìdí táwọn ẹgbẹ́ ìtàn fi ń pọ̀ sí táwọn èèyàn pín sí lójoojúmọ́ òun náà ní mọ́ ojú ọ̀nà òun náà ni ojú ọ̀nà Qur'an àti súnnà àti àgbóyé àwọn sálàfù rere so ọ̀rọ̀ Sheikh Al-Albani nípa so àti gbọ́ lọ́dọ̀ Sheikh Bin Baz tawhid ìtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam lára wọn kan tó túnmọ̀ jíkí sàlàfíyà yẹn náà pé kí ẹ má gbọ́rọ̀ sáà Ànábì lẹ́nu kí ẹ má tẹ̀lé nǹkan tánàbí sọ àwọn àṣẹ tánàbí pàwá kí ẹ má jìnà sẹ́sẹ̀ bákanáà Sheikh Fawzan náà wọ́n sọ pé tawhid aqida so inṣáàlá ta'ala a tún gbọ́ ìkanná àwọn àfáwa nígbàtà wọn tún sálàyé so ta tún lístì àwọn nǹkan tí ó jẹ́ kí yẹn yàtọ̀ torí àtúnráwọn èèyàn láwùjọ tó pé wọ́n pèpè sí tawhid yẹn lóòtọ́ wọ́n sì ń fira wọ́n ti gbà pé súnnà làwọn pèpè sí lóòtọ́ wọ́n ó mọ̀ sí àwọn nǹkan kanú súnnà bọ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n yí ṣe sálàfí so kí ẹmọ́ agbátà jẹ pé àtọ́n bá ti fi tàwíìdì onílẹ̀ nìkan ó ti tó láti jẹ́ sálàfí ara ọ̀ so insha Allah átùn mú wa fún wa nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sàlàyé ilé fún wa alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah so náà ayé ká tẹ̀síwájú ní wáṣẹ̀ ala barakatillah so gẹ́bà ṣe ń sàlàyé lọ pé tẹ̀lé ojú ọ̀nà òdodo ojú ọ̀nà islam al-islam al-aqiqi islam tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí Ọlọ́run bá fẹ́ jẹ́ kí a ṣe islam tó Ọlọ́run bá ń pè wá sí gẹ́bà ti ṣe sọ wa nínú ọ̀rọ̀ àwọn àfá tàbí ká fún wa so àwọn ìpìlẹ̀ yìí yóò dùn ní mọ́ wọn kí wọ́n sí pé kó mọ̀ lásán yóò mọ̀ lòó so àti pé òun gangan fúnra rẹ̀ kún kọ́kọ́ bọ́ra àwọn kún bí ẹbọ pé ó kàn án mọ̀ lásán kó máa ṣe eléyìí la yughni min Allahi shay'a eléyìí yóò ṣe láǹfàní lọ́dọ̀ náà bá ara ti ara so eléyìí yóò ṣe láǹfàní so bí kìí ṣe pé kó nímọ̀ nípa rẹ̀ nípa pé kí làwọn usulu salafiyya kó tó wá máa mú lò kó tí ó mọ̀ so ẹ jẹ́ ká gbọ́ sheikh abdullahi ibn abdurrahim al-bukhari ibtáwọn náà ti ń sálàyé kí láwọn nǹkan tó sì pé àwọn ìpìlẹ̀ tó sì pé tí a bá dún ní máa rẹ̀ èyí ó jẹ́ sálàfí wọ́n ní inú àwọn ma'alim àwọn signpost àwọn kàtíyàn fi mọ́ dá ojú ọ̀nà sálàfí sálàfí yàmà àwọn ma'alim àwọn signpost àwọn àmì ojú ọ̀nà tó jẹ́ sàràfíyà ti sàrà هذا المنهج المبارك وبعد وإلى ماذا هدي فمن معالم هذا المنهج المبارك وبعد wọ́n ni nínú àwọn ìpìlẹ̀ manhaj al-albarka yìí símátíhì àti àwọn ìròyìn rẹ̀ kọ̀ọ̀kan أذكر جملة من النقاط ní àwọn ó sọ àwọn kọ̀kan nù rẹ̀ wa nu'alliqu ala ba'diha wọ́n ní àwọn ó sì sàlàyé àwọn apákan nù rẹ̀ li munasabati al-maqam ní in tí ó bá ayẹyí mu in tí ó bá ayẹyí mu àwọn fi sàlàyé ó túnmọ̀ pé tó bá pé tó bá ayẹyí ní káwọn sàlàyé rẹ̀ ń sókí àwọn sàlàyé rẹ̀ ń sókí tó bá pé tó bá ayẹyí ní káwọn fẹ́ lójú àwọn fẹ́ lójú فإن من سمات ومعالم هذا المنهج الحق لمن لزمه بصدق wọ́n ní nínú àwọn òròyìn ojú ọ̀nà òdodo yìí fẹ́ni tó bá fẹ́ dúnímọ̀ rẹ̀ pẹ̀lú òdodo tó bá fẹ́ lázàmà rẹ̀ pẹ̀lú òdodo awwalan tahqiq al-ubudiyyah lillahi jalla wa ala wọ́n ní aláwọ̀kọ́ rẹ̀ náà ni pé ká fi ìjọsìn rẹ̀ lẹ̀ fọ́lọ́mọ̀bá nìkan ṣoṣo so ó ń bá ń tí àwọn Sheikh Ibn Baz àti Sheikh Saleh Fawzan táwọn náà ti sọ o ń bá mú pé ká kọ́kọ́ fi ìjọsìn ká fi rinlẹ̀ fọ́lọ́wọ́ bá ní kàzù tawhid tahqiqul ubudiyyati lillah tahqiqul ubudiyyati lillahi jalla wa ala wa wọ́n ni pé ká fọ tawhid ìjọsìn ká fọ èmi náà fẹ́ sórí rẹ̀ pẹ̀lú àwọn tí ó sórí rẹ̀ ni tahqiqu tajridi al-ittiba' li rasulillah wọ́n ni káfírin lẹ́wọ́ ìtẹ̀lé ní pàmbélé fà nábi sallallahu alaihi wasallam ìtẹ̀lé káfírin lẹ́fà nábi ní kasoso so eléyìí tún ó tún padà so sheikh abdulsalam al-albarjis àwọn náà ní tíra àti olìdí tíra tí wọ́n transcribe nínú lecture wọn tí wọ́n kọ jáde nínú lecture wọn lecture kan wà tí wọ́n ṣe tán pè ní usulu da'wati salafiyya so wọ́n kọ jáde so but kí ló kọ in tó bẹ̀rẹ̀ dá in tí ó jẹ́ ìpìlẹ̀ da'wa salafiyya alákọ̀ọ́kọ́ tahqiqul ubudiyyati lillah ẹlẹ́kẹ́jì tajridul muttaba'ati lirrasuli sallallahu alaihi wasallam lirrasulillah ثانيا تحقيق تجريد الاتباع لرسول الله wọ́n ni ẹlẹ́kejì ẹlẹ́kejì tán sọ iná ni pé kí èyàn fi rin lẹ̀ ìtẹ̀lá nàbí sallallahu alaihi wasallam ní kan ṣoṣo wọ́n ni lẹ́kẹta o nínú àwọn ìpìlẹ̀ sàlàfíyà o wọ́n ni kíyàn dúní ma àgbọ́yé àwọn sálàfù rere ẹwùn gaba so o ń padà sí nǹkan tí sheikh Sheikh Al-Albani ní tọ́sọ lùzúmù fahmi salafi salih kíyàn dún nímọ̀ àgbọ́yà àwọn salaf so kíyàn dún nímọ̀ àgbọ́yà salaf nígbà tó wá tó ti ní tawhidi fọ́lọ́wọ́ bá tó ń tẹ̀lé annabi sallallahu alaihi wasallam in tó kù ní pé àgbọ́yà àwọn salaf ní kó ma الله صلى الله عليه وآله وسلم ثالثا لزوم فهم السلف الصالح وني ألك تاني بكي أنني ما أقبيا وصلاف ريري رضي الله تعالى عنهم وأرضاهم للأدلة الشرعية وعدم الخروج عن ذلك وني كي أنني ما أقبيا وصلاف pẹ̀lú níbi àwọn ẹ̀rí àwọn ṣẹ̀ríà ẹ̀yin ò sì gbọ́dọ̀ kú ńbẹ̀ ẹ̀yin ò gbọ́dọ̀ yẹ kú níbi àgbọ́yé àwọn sálàfù ìtí ń jẹ́ sálàfù yà gangan náà ẹ̀yin ò gbọ́dọ̀ yẹ kú ńbẹ̀ ó gbọ́dọ̀ kú lórí tí àwọn sálàfù gbọ́yé kò wá ní ah, eh, ẹnìkan ẹnìkan wọ́n sọ nǹkan mí ìdọ́yà pa nǹkan táwọn sálàfún sọ رابعا الحذر والتحذير من البدعة والمبتدعة wọ́n ní ẹlẹ́kẹ̀ẹ́ nínú àwọn òkú múlérò sàràfíà ní pé alhadaru kíyàn sọ́ra wàtàhàdìrù àti kíyàn máa sọ àwọn èèyàn lára alhadaru kí wọ gangan sọ́ra gbogbo ọ̀nà tíyàn fi máa ń sọ́ra ní kó fi sọ́ra gbogbo ọ̀nà tíyàn máa fi ń sọ́ra ní kó fi sọ́ra wàtàhàdìrù gbogbo ọ̀nà tíyàn máa fi ń sọ́yàn lára ní kó fi sọ́yàn lára kó fi sáwọn yà lára minal bid'ati kóhun bí bídá gangan àdádálẹ̀ gangan fúnra rẹ̀ wal mubtadi'a àti kóhun bí àwọn oníbídá wọ́n ní èyí tó jẹ́ ẹlẹ́karùn so náà ni pé alwasatiyya kí wà láàrin wọ̀túnwọ̀sí so in wà láàrin wọ̀túnwọ̀sí yína in jí o ma dictate Qur'an àti sunna ni o Qur'an àti sunna kìí kan ṣe pé in jí wọ̀ orí pé wọ̀túnwọ̀sí ẹ̀yìn tó jẹ́ déédéé so gẹ́gẹ́ bẹ́lú mi ṣe ni pé ní tí àwọn dàkátírọ̀ wà lórí inú tẹ̀míyàn ní ipò ni wọ́n tí wọ́n sì ń kọ́ tẹ̀míyàn làwọn wà lórí ẹ̀hùn àti bídá والتحذير من البدعة والمبتدعة الخامس الوسطية لمن لزم هذا المنهج wọ́n ní ẹlẹ́kàrún ni pé kíyàn wà ní wọ́n tí wọ́n sì fẹ́ tó bá fẹ́ dún ní manhaji الوسطية بين الغلو والجفاء وني الوسطية بين الغلو والجفاء كين هو لاني وتوانسي لاني أسيجو أتسيتو لاني أسيجو أتسيتو so ṣùgbọ́n tí ó mọ̀ dìtàmí àṣíjù tí ọmọ ọlọ́wọ́ bá náà ni ó súnnà nàbí sallallahu alaihi wasallam náà ni ó ní táwọn sálàfù wà lórí ẹni ó kìí sí pé ẹni kó kàn á bọ́ pé ẹka mọ́ bọ́n bídí àṣẹ inú àṣẹ jùlọ wà kàmọ́ bọ́n bídí àjòkó àá ẹnikẹ́ni tó wá sọ pé tó bá tún wá bó ń bídíà jẹun pé òun náà dó ń bídíà nínú àṣejù ni so in tó fi wọn ni pé tọ́ sáwọn sálàfù sọ bẹ́ẹ̀ so bá ń tán nẹ́bí sallallahu alaihi wasallam wà lórí ẹmu so bá mú tí ó tún bá tọ́lọ̀ bá pẹ́ pẹ́pẹ́ sí so bá mú kò lè jẹ́ kò lè jáṣejù ẹnìkan ni ah, àṣe tó ní ní mọ́sálásí àwọn àwàm ìgbà àwọn tí ó gbọ́nkẹ́ tí ó ń rí wọn pẹ́ kọ́ ṣe pé rúgbẹ̀ náà àwọn tí wọ́n dá bídá àmì ní pé àwọn tí wọ́n dá bídá àmì àwọn tí wọ́n kòkò sí bídá àwọn gbá ọ wá sí pé rúgbẹ̀ lẹ́tí ń pẹ àwọn èèyàn sẹ́sí ẹ̀wọ́n sí dáwà nú mọ́sálásí àwọn àwám àwọn tó ń fa sí tẹ̀sùbá mọ́sálásí wọn àti ètò lélẹ̀ ara eléyìí sàṣètò eléyìí se àṣètò so èyí ó ma fi wọn èyí ó ma wọn èyí ó ma wọn but kí a náà kò sí buru àwọn tó ń sí bídá àwọn káwọn bá wọn jòkó káwọn náà bá wọn jòkó káwọn bá wọn ṣe gan àṣejù ní ní so ilé ìyà kò lè jásejù so Qur'an ọlọ́wọ́ bá sunna nabi sallallahu alaihi wasallam wọn lámà fi wọn àṣejù السادس الثبات على الحق السابع الحرص wọ́n السادس ìdúsí sí lórí òdodo الثبات على الحق kí wọ́n dúó lórí òdodo yẹn títí tó fi kú ògbọ́dọ̀ fi gínú lẹ̀ ògbọ́dọ̀ fi gbogbo àwọn tó bá mọ̀ táwọn náà jọ sọ fẹ́ bọ́ sàràfíyà yìí gbogbo wọn bá padà dà lọ sí bí aya annumi ògbọ́dọ̀ fi tí wà wà lẹ́lẹ̀ السابع الحرص على الاجتماع والائتلاف على الحق وبالحق wọ́n ní in tó jẹ́ ẹlẹ́keje òun ojú kòkòrò kí ẹ máa ní ipa láti pé kí ẹ máa kójọpọ̀ kí ẹ máa jọ wà papọ̀ lórí dáadáa àti pẹ̀lú dáadáa kẹsì pé kí gbogbo wa jọ wà papọ̀ no tó bá ti dá òdodo mọ̀mọ́ àwọn tán wà lórí òdodo yẹn ẹjọ mọ́ kójọpọ̀ lórí dáadáa in tí ó fa ìpínyà ẹ má so in tán pè ní in tí ṣe kàn sàlàyé gẹ́gẹ́ bí wọ́n ṣe sàlàyé rẹ̀ nínú àwọn táwọn lè máa lè rí kàbíkárí gbọ́bọ̀t tí wọ́n bá ti padà sí lecture wọn máa rí àsàlàfíyà so yẹn lè gbọ́ fúnra rẹ̀ so lecture Sheikh Abdullah Bukhari tí wọ́n bá gbọ́ lárúbáwá yóò gbọ́ fúnra الحرص على الاجتماع wọ́n ní ẹlẹ́ẹ̀kẹ́jẹ́ ni pé kí yàn ní ojú kòkòrò ó gbọ́dọ̀ lójú kòkòrò gan láti pé kí àṣepọ̀ àti ìmọ̀ rẹ̀ pẹ̀lú òdodo àti pẹ̀lú òdodo wọ́n ní in tó jẹ́ ẹlẹ́kẹjọ ni pé ìpínyà ìmọ̀ pínyà ká gbèjù sílẹ̀ ká má jáde láwọn lórí lórí ni ká má pínyà láàrin ara wa ní gbogbo àwọn kan báyìí ká gbèjù sílẹ̀ التاسع الحرص على تحصيل العلم النافع wọ́n ní èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ni pé kíyàn ní ojúkòkòrò láti wá ìmọ̀ tó sáǹfàní so ní sálàfí ma ń lójúkòkòrò láti wá ìmọ̀ ní lára sífà sálàfí yóò ní pé ọmọ lójúkòkòrò wọ́n ma wá ìmọ̀ so wọ́n ma wá ìmọ̀ àti pé kama taka láàrin àwọn èèyàn wọ́n ma ta ìmọ̀ àwọn èèyàn so àbí ìmọ̀ wá fa àwọn èèyàn tó wù tí ó mọ̀ jẹ́ sálàfí lókù báyìí ara ọ̀ so wọn ò ní kọjá ìmọ̀ wọn náà wa da'watihim ilayhi wọ́n ni wọ́n sì máa pẹ̀pẹ̀ sí ma'a as-sabri wọ́n ni wọ́n ma ní sùúrù lórí àwọn àdáwò tí wọ́n kàn lórí rẹ̀ wọ́n ni ẹlẹ́kẹ̀ẹ́wà nínú àwọn àpẹẹrẹ sàràfíyà ni pé kí a máa fi iṣẹ́ kí ẹ máa fi ìmọ̀ kí ẹ máa fi síṣẹ́sẹ̀ so kí ẹ máa fi ìmọ̀ in tí ẹ fi máa fi síṣẹ́sẹ̀ ló kò so in tó kó bá wọn èèyàn ni pé ọ̀pọ̀lọpọ̀ yẹn máa in tó ni ẹ wọ́n ti kọ́ àwọn ìpìlẹ̀ sàràfíyà tán wọ́n á wò pé ah, bó o láṣe àwọn ọ̀nà wo lálé fi gba so bọ̀ síbẹ̀síbẹ̀ ìmọ̀ wọ̀ sí wọ́n láǹfà nínà gbogbo ọmọ tí wọ́n ní tí halabi náà kọ àkíkọ́ tó mọ́lájú sálàfí pé àpapà ah, mọ́nájú sálàfí lọ fẹ́ sálàyé ìgbé mọ́nájú sálàfí sọ́lẹ̀ bẹ́yìnà kì ní kà tọ́lẹ̀ so tó sàkọ tíra tó lóhun kọ so ẹmọ̀ gbogbo àwọn ìwíkú wí àwọn ìdàrọ̀rú wọ́n ti mọ́ mọ́nájú sálàfí ẹ̀bọ̀ kọ́kán o lò kò pé wọn harabi na manyan hiya ìtọ̀rọ̀tìna àwọn ìgbé jẹmọ́ sàlàfíà ni wọ́n kàn lásìsẹ̀ yìí ó sì máa ń sọ fún àwọn ìgbọ́ òun sọ fún àwọn ìgbọ́ òsìn bá wọn sí <laughs> Uh, so kí ló kọ́ rẹ̀ àwọn ìpìlẹ̀ sàlàfíyà ni sàwọn ìpìlẹ̀ sàlàfíyà ó wù mí kí tó ka ọ̀rọ̀ uh, sheikh fazan fún ẹjẹ́ ìgbọ́rọ̀ sheikh abdullahi díẹ̀ sí وهذه المعالم أيها الأحبة أدلتها كثيرة wọ́n ní àwọn ẹ̀rí àwọn ìpìlẹ̀ sàlàfíyà yìí àwọn ẹ̀rí rẹ̀ pọ̀ gan so àwọn ẹ̀rí rẹ̀ pọ̀ gan ma wà lórí ìtìmá ma jìnà sí ma yapa ma yapa bóyá ma yapa yapa àwọn khawarij ni àbí yapa àwọn ikhwanul muslimin bóyá sa so wọ́n ní àwọn ẹ̀rí àwọn ìpìlẹ̀ salafiya yìí pọ̀ gan liman ta'ammal fani tó bá fani tó bá rò tó bá wò dáadáa wa la'alli dhakartu akthar min marra fi hadhihi muhadara so ah insha Allah ta'ala aje ka ka ọ̀rọ̀ sheikh ọ̀rọ̀ sheikh Salih al-Fawzan al-Fawzan wọ́n bí Sheikh Salih Fawzan pé nínú al-ajwibatul mufida an as'ilatil manahijil jadida tí láti buwa nan manayin ni a question 34 34 ni àbí question 34 wọ́n bí wọ́n ni question 34 wọ́n ni yulahab wọ́n ni wọ́n máa ń sàkéèsì ala ba'd ash-shabab nípa àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan fi hadhihi al akhira ní ìgbẹ̀yìngbẹ̀yìn ihmaluhum ní pé wọ́n pàtì wa zuhduhum àti pé wọ́n sá fún fi ta'allumi al-aqida nípa àwọn ọ̀dọ́ wọn kọ́ aqida ma wa mudarasatiha ní pé wọn ò sí wọn ò kọ́ mọ́ wọn ò kọ́ mọ́ wọn ò mọ́ kọ́ra wọn mọ́ wọ́n ni wọ́n ní fama huwa tawjihukum wọ́n ní kí ni ìdájúkọ yín lè mítìlì ha wẹ́ ahì shabab fún àwọn ọ̀dọ́ báyìí wọ́n ní sheikh wa dáhùn pé wa ba'd fa innahu ansahu li shabab wọ́n ní wọ́n ní wa ghayrihim àtàwọn míì náà wa ní káwọn mùsùlùmí kọ́kọ́ gbájú àkídà ma wà qabla kulli shay àti síwájú gbogbo nǹkan wọ́n ni anna al-aqida torí pé àkídà tàbá wọ́n sọ̀rọ̀ àkídà náà kò mọ́ ní bí àdìsọ́kàn nìkan torí ibi àdìsọ́kàn nìkan làwọn èèyàn fi mọ́ tó bá di bí ọ̀rọ̀ pé ká jìnà só ń bídá bó láti bó ń bídá sí òun náà wà nínú àwọn ìtàwà fáwọn alẹ́tì túbìnà aléhì jami'u al'amal tó sì pé òun láfi mọ gbogbo àwọn sílé lórí qabulan wa raddan tí sẹ́yìn tí ó fi jẹ́ gbígbà ní àbí tọ́lọ́wọ́ bó dánù wọ́n ni fa idha kanat al-aqidatu sahiha wọ́n ni tí àkídà tó bá lálàáfíà muwafiqatan lima ja'a bihi ar-rusul tó bá ń táwọn òjíṣẹ́ tán múwá tó bá ah, mú عن نبينا محمد صلى الله عليه وسلم عن نبي محمد صلى الله عليه وسلم وني فإن سائر الأعمال وني تي عقيدة تباتي بانتا النبي والوريا مو عوان سيكو تقبل وقبع وني وطو ما لاقيدة الله باواني ببواي وطو لاقيدة علاوان يكنا دارياي وني وإذا كانت, العقي... وني إذا كانت هذه الأعمال خالصة لوجه الله táwọn sẹ́yìn tó bá yí pé ó mọ́kàgá fún ọlọ́wọ́ bá ní kasoso wà muwafiqatan lima shara'a Allahu wa rasuluhu tó bá ń tí ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ tán sí lófin mu wọ́n ni fa idha kanat al-aqidatu fasida wọ́n tí àkídà bá dọ̀tí wọ́n ni aw kanat dalla àbí àkídà nù ni mabniyatun ala al-awa'idi wọ́n ni àwọn àṣà wọ́n wa taqlidi al-aba àti kama tẹ̀lá bàbá wal ajdad àtàbàbà bàbá wọ́n ni aw kanat aqidatan shirkiyya àbújá àkídà ẹbọ fa inna al-a'mala marduda iṣẹ́ yẹn wọ́n dánú ni o wọ́n ni la yuqbal minha shay'un wọn nígbà kankan nù rẹ̀ walau kana sahibuha mukhlisan kódà kò báyìí gbìyàn ní ikhlas bí ọlọ́mọ ń jọ́sì fún ìtọ́lọ́mọ bó wù fún ọlọ́jọ́ gbé ìdẹni bí ó sì jọ́sì fún mi pẹ̀lú tán nàbí fi jọ́sì fún mi wọ́n ni wa qasidan biha wajha Allah kódà kò pé ojú ọlọ́mọ bá lò fi rí pẹ̀lú pọ́n sọ pọ́lọ́mọ bá wà ní gbogbo ayé ani li anna Allah la yaqbalu min al-a'mal tó pé ọlọ́mọ bó kí ń gbà nínú sẹ́wọ̀ illa ma kanat a'malan khalisatan li wajhi al-karim àfi iṣẹ́ tó bá jẹ́ ó mọ́ kanga fún ojú ọlọ́wọ́ bá nìkan wa sawaban ala sunnati rasulihi tó sì bá ń tí súnnà nabi mú wímú so ìta nabi ń sọ ń pa bí tọ́lọ́wọ́ bá wà lóòsọ̀ ọlọ́wọ́ bá wà ní sánmà lóòsọ̀ wọ́n ni faman kana yuridu najata li nafsihi wọ́n ni tó bá fẹ́ yí kó ń là fúnra rẹ̀ wọ́n ni wa yuridu qabula a'malihi ó sì fẹ́ jí káwọn sẹ́wọ̀n kó jẹ́ gbígbà wa an yakuna musliman bil aqida kó gbajúmọ̀ aqida gẹ̀ ta bá ń sọ̀rọ̀ aqida kése pé àwọn sifat asmani kan bó láti bó ń bídá lò òun náà wà náà àkídà bó láti ní jáde lẹ́lórí òun náà wà náà àkídà gbogbo àwọn tíra àkídà náà ló kó sínú Barbahari usulu sunna Barbahari táwọn yẹn gbógun ti Barbahari táwọn yẹn gbógun ti sámúsámú wani so faman kana yuridu najata li nafsihi wani tó bá fẹ́ dáadáa fẹ́ mi ara rẹ̀ wa yuridu qabula a'mali ó sì fẹ́ káwọn yẹn gba iṣẹ́ wọn wa yuridu an yakuna musliman haqqan ó sì fẹ́ jẹ́ musulmi òdodo fa alayhi an ya'taniya bil aqida kó bá gbárùkù ti aqida بأن يعرف العقيدة الصحيحة يكون ما عقيدة الله لفيا وما يضادها أتمنى قطو تقوري وما يناقضها أتمنى قطو لباجي حتى آه، يبني أعماله عليها فلوكي يوى في أيوى ما وسيره يوم ملولي عقيدة سو انتي آه، شيخ صالح الفوزان انتوى صانية لازم يبني أراوه so àtàwọn oríṣiríṣi ọ̀rọ̀ àwọn àfá ọ̀rọ̀ àwọn àfá asọ fún apẹ́ Sheikh Abdul Salam Al-Barjis àwọn náà sọ nípa kí láwọn ìpìlẹ̀ ad-da'watu so tí wọ́n ṣàlàyé ń pa rẹ̀ pé á ah, àwọn kà báyìí báyìí báyìí so oríṣiríṣi Sheikh Al-Albani àwọn náà ní tèpù lórí pé kí ni so àwọn àfá wọn bí wọ́n lóríṣiríṣi lóríṣiríṣi àwọn náà máa ń ṣàlàyé kódà àwọn àfá wọn tún máa ń summarize wọ́n ni ẹni wa manhajin salim so àwọn afá wọn máa summarize ní pé ah, ẹni tó bá wà lórí aqidatin sahiha wa manhajin salim ẹni tó wà lórí aqida tó gbádùn tó sì manhaj rẹ̀ sí lálàáfíà so wọ́n máa summarize pé aqida tó gbádùn manhaji tó lálàáfíà so máa summarize fún yàn so oríṣiríṣi oríṣiríṣi àwọn ọ̀rọ̀ làwọn afá náà fi máa ń sàlàyé àwọn usulu salafiyya so téèyàn bá ti mele tí gbogbo ẹ̀ ti rọrùn báyìí so in tó jọ́ràn lórí yẹn ni pé kíyàn dún ní máa rẹ̀ kíyàn dún ní máa rẹ̀ kíyàn máa fi kíyàn máa pèpè sí kíyàn sí kíyàn máa tẹ̀lé so kọ́lọ̀bá subhanahu wa ta'ala kó sí wá ní ẹni tí ó mọ̀ lè tẹ̀lé ojú ọ̀nà sàlàfíyà sí wá ní salafi lódodo so insha Allah ta'ala a tún túbọ̀ wo kílà àwọn ẹ̀rí fún àwọn ìpìlẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ salafiyya yìí هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين